والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ibiti abala idina ni ọ̀rọ̀ atawhid so tí a dẹ̀ ti ṣe àlàyé ọ̀rọ̀ tó ní ṣe wípé ayin Allah ipé bú ni Allah subhanahu wa ta'ala tàbí jẹ́ kó yíra pé tó wá bí ìrọ̀ pé ayin Allah kìkí ń ṣe foolish question kódà wà máa lò láti test pé iṣẹ́ ni yìí ìjọ gbọ́ àkídà yìí ìjọ gbọ́ tawhid so gbọ́ yìí dáadáa so torí Ànábì sallallahu alaihi wasallam òun náà ṣe nígbà tó bèèrè lọ́wọ́ ọmọdébìnrin náà ìpé aina Allah ọbìnrin ẹ̀dẹ̀ dáhùn pẹ̀lú ìdáhùn tó lálàáfíà irú ìdáhùn tí ọmọdébìnrin yẹn fi dáhùn òun làwọn náà fi dáhùn kìí pé ó wà bèèrè lọ́wọ́ wáyé pé aina Allah ní pé fi kulli makan gbogbo àìdọ́lọ́ọ̀bá wa rárá ilé yíò takò àkídà ti yẹ̀sìn Islam ma fa'idatu tawhid kí wá ní fa'ida tawhid kí ni àǹfàní tó wà níbi tawhid ìṣẹ́ ọlọ́ọ̀bá lọ́kà soso níbi ìjọsìn ṣeré àwọn fawaidu tawhid ó pọ̀ gan sheik Muhammad bin Abdul Wahab wọ́n ní báàbù gátàkì ní báàbù fadli tawhid hmm? báàbù fadli tawhid so báàbù kan lórí ọlá òní bẹ fún tawhid tí wọ́n dẹ̀ kọ́ àwọn àyàtùwà àti àwọn àhàdíhìwà ní orílẹ̀ nínú àwọn àǹfàní tí ń bẹ fún tàwídù ni al'amnu fil akhirati min al'adhabi al-mu'abbad ṣẹ́rí tí ó bá sí ọlámi fún tàwídù ma tó ju ọlá ẹyọ kàyí lọ kò bá má ó ti tó lọ́lá because ṣẹ́rí tí ẹ bá wà lórí tàwídù tí ẹ lè kú lórí tàwídù èyàn ti ní ìfọ̀kànbalẹ̀ kò èyàn ti ní ìfọ̀kànbalẹ̀ kú níbi ìyà gbére ikú ẹni yìí kú ìgbà tó wá kú wọ́n tú ẹrù rẹ̀ wọ́n tú tú tú tú tú wọ́n wá rẹ̀ bọ̀ kan bẹ̀ báyìí ẹbọ ọ̀rọ̀ ni ẹbọ òṣìṣí ni ẹbọ àdìsọ́kàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn onírẹ̀rẹ̀ ẹbọ wọ́n wá ah kódà tẹni ẹbá láwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ lọ́rùn tó láwọn ẹ̀ṣẹ̀ tó láwọn tahta mashi'atillah in sha Allahu adhabahu wa in sha Allahu ghafara lahu tó bá wọ́lọ́ bá fi àjẹ́ nítorí àwọn ẹ̀ṣẹ̀ yẹn bó dẹ̀ wọ́lọ́ wọn bá àforíjì bọ́ kí òtí ẹ̀kọ́kọ́ kú lórí ẹbọ yìí na kò sẹ́bọ̀ kankan ẹwà mọ̀ wọn kan òtí ẹ̀bá wá kú tí ẹbọ wàláhì kó mọ̀ jù kínkín báyìí lọ ẹbọ tẹ́yìn lè rùgbó yóò kékeré kó mọ́ sẹ́sẹ̀ kan ẹ wo àdíta nẹ́bí sallallahu alaihi wasallam tánàbí ń sọ́rọ̀ nípa àwọn ọkùnrin méjì kan anẹ́bí ni pé dákọlá ọgbọ́jùlù náà libà ìdọ̀tín àwọn kamakọlá sallallahu alaihi wasallam ọkùnrin kan wà tó wọ́n nítorí bí fly through ju bí sinsin lọ in tó ṣẹlẹ̀ ní pé wọ́n lọ́njọ́ kan wọ́n ní pé tẹ bá fẹ́ gbanú ìlú ìkọjá àfi kẹ́ pa isinsin ẹsà gbọ́dọ̀ fi kíní kan sacrifice bí òsáwà yìí ìkanu wọn bá wò pé ẹ̀yìn ah, mélòó náà wá ní ṣe bí kíní ní òun ṣe pa kíní ẹni sí ibá yàbí sọ ọlọ́wà ní pé eléyìí nínú àwọn tí ó ṣe gbèrè nínú náà ni ìdí ni wípé azabuhu eh, min al-ibadat azabuhu dídùn kata mọ́ ṣe ní sísúnmá títí ìwá ìsúnmá a gbọ́dọ̀ fi wá ìsúnmá kẹta tó ju títí ọlọ́wà subhanahu wa ta'ala lọ sí ibá yàbí ní ìsúnmá yìí ọ̀tọ̀ ní kí mo fẹ́ pẹran jẹ ọ̀tọ̀ ní kí mo fẹ́ mas'ala mi nìyẹn àmọ́ mo fẹ́ wá ìsúnmọ́ mo fẹ́ wá ìsọ́ mo fẹ́ ṣe kìní kan Ọlọ́run nìkan la máa ń pa fún o wọ́n ni àkàfẹ́ parẹ́rẹ́ sí di òsà ni afẹ́ parẹ́ sí ibi kìní kan ni kìní kan tó bá fẹ́ ṣe kìní kan kàlọ́ parẹ́rẹ́ sí ibi táyà mọ́tò yẹn àwọn àdìjẹ̀nú mọ̀ bọ́ sọ mọ́tò ẹbọ̀ lè yẹn sí yẹ o tó yẹ bá yà bí so téèyàn bá lè kú lórí ẹbọ lásán wàláhì èyàn ó sì gbére nínú ẹni so wal hidayatu fi dunya ṣẹ́gi nílò wọn ni pé ọlọ́ọ̀bọ̀ wà fún yẹn ní mọ̀nàláyé yìí wọ́n tẹ̀ fi rù zùnú pa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn sí ni ma parí fún yẹn ẹ́ látara nínú ẹ̀nà ni wípé ìmọ́lẹ̀ bẹ̀rẹ̀ ni ma wọnú ọkàn yẹn ṣẹ́rí títà òyídí ti dó lára gbogbo àwọn nǹkan yóò easy láti dó ló fi jẹ́ kí ànábì sallallahu alaihi wasallam ó focus lórí tawhid yẹn for the first 10 years of da'wa ní Makkah tawhid lànàbì kékeré sí for the 10 years 10 years ń sọmọdé ọdún fa towards the end it went gbogbo Mẹ́kà yẹn tawhid ni wajahiduhum bihi jihadan kabira Allah ni Qur'an yìí fi ṣe jihad wa wara Mẹ́kà ay bi da'wati ila tawhid ìgbà tó kù bí àbí ọdún mẹ́ta tanabi ó ṣe hijira lọ sí Madina ló tó di pé Ànábì wá ṣe al-Isra wal Mi'raj Ànábì tó wá lọ sí sama ló tó di pé ọ̀rọ̀ ipe ìrun ó yá ẹ kírun báyìí tẹ́ fi mọ̀ pàtàkì ìrun tún o so an to wá kù ní pé tawhid àti ìrun tawhid àti ìrun

àkídà rẹ̀ ti dáipé lóòtọ́ ní náà wà ẹ̀rìn tó lákídà ìpé ẹ̀wọ́ tàbá ti kú lásán kò sí kankan mọ́ tàbá ti kú ti tánà ní ẹ àkídà jákújákú ní ẹ ṣe wílé lẹ́wà sọ fún pé ẹ̀ tó bá kú ìyá ó jẹ́ o àbò ni yóò ṣe jẹ́ mi àyíká mítìnà wà kunna turaban wà idhaman in táwọn kẹfẹ́ yún sọgbà ẹni ẹ ṣe tàbá وآباؤنا الأولون ṣétò àtàrà bàbá wa tán ti kú tipẹ́tipẹ́ tán ti jẹ́ra ọlọ́run tó gbé wa dìde ṣẹ́gbá kìdà àwọn òdá ni ẹ nígbàtá kìdà àwọn òdá yẹn tó bá ní pé ẹ má ṣe báyìí wọ́n ní pé kò sí tí ó ṣẹlẹ̀ sí tàbá ti ṣe eh, kíni ẹ má cheating má cheating ní kíni tàbá ti kú ní sí tá ti jẹ́ra tó máa sọ fún pé kí ní yíò yamalki ya mọ̀ bẹ́ o kò sí dirham kò sówó kò sí dirham kò sí dinar kò sí náírà kò sí dọ́là tó fi sanwó iṣẹ́ olóore ló fi sanwó iná bẹ́ o kíníkan bẹ́ o igbá bẹ́ o ẹgbẹ́ ni yankọ òun lè lè sọ fún pé ìtẹ́kìlá òun yíò wá sí kíni níwà kó rájú pé ah, ẹja bẹ̀rù ọlọ́ọ̀bá lóòtọ́ lọ́lọ́ ẹwà mọ́ ohun tí ó wà ṣẹlẹ̀ o nínú

wọn ò wá ro ìgbàgbọ́ wọn pọ̀ wọn ò rò pọ̀ mọ́ azul ulaika lahumul amn àwọn ilé gangan wó ni al'amnu kí ni al'amnu ìfọ̀kànbalẹ̀ wahum muhtadun àwọn ilé gangalẹ̀ ní mana ọlọ́ọ̀bá ní pé alladhina amanu àtà ní iman tawhidi ni ta gbẹ́sìn yẹ àkídà wadda wọn bóòlá sí mọ̀ ìgbàtí yáyà ìsọ̀kalẹ̀ àwọn sàábí ànẹ́bí alubánẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ni ewu nínú wa ní ò lẹ́sẹ̀ because àwọn òbí azúlmù tán sọ́bẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ kéèkéé àbáwọn ẹ̀ṣẹ̀ mi ànẹ́bí wa ní pé ara azúlmù tọ́lọ bá ń sọ bí sẹ́yìn ògbọ́rọ̀ Luqman nínú Qur'an ni tó ní pé ya bunay la tushrik billah inna shirka la zulmun azim ìtumẹ̀ ní pé ẹbọ àbòsí ni ìdí ni wípé ìjọsìn yìí Ọlọ́run ló yẹ ká gbé fún ìjọsìn Ọlọ́run ló yẹ ká gbé fún ó wá gbé fẹ́lòmí àbòsí ló ṣeun ẹ́ àbòsí ló ṣe yẹn tí ó ló jẹ́ pé walam yalbisu imanahum bi zulmi ay bi shirk Ọlọ́run ṣe ráwọ̀ tàbí kan bá nígbàgbọ́ wọn ò àwọn ilé ni wọ́n ẹ jẹ́ ká wá compare àwọn ìlú tó ṣe pé wọ́n gbìyànjú gan àwọn náà láwọn mistake wọn kò sí tí ò ní mistake kò dẹ̀ sí ẹ̀ tí ò ní mistake personally individually kò sí 100% èyẹ láyé àìkí ṣe mẹ́láàkì but èyẹ gbọ́dọ̀ máa strive lójoojúmọ́ èyẹ gbọ́dọ̀ máa strive lójoojúmọ́ láti make sure pé eléyìí náà ah, èmi náà tún fẹ́ fi eléyìí kún life mi eléyìí ò dá mú fẹ́ máa yọ náà ẹjẹ́ bá ẹjẹ́ yọ eléyìí náà ẹjẹ́ fẹ́ eléyìí kún eléyìí tó dá ẹjẹ́ tó fún náà kún ẹwà wọn olùtọ́ pé wọ́n gbìyànjú lórí tawhid ẹjíkáwọ́ example mamlakatul arabiya ti saudiya a mọ́ sábà fi ìlú yìí fi ṣe example ìdí ni wípé ìfọ̀kànbalẹ̀ jọba mẹ́ ìfọ̀kànbalẹ̀ jọba mẹ́ kẹsẹ̀ wípò sáwọn nǹkan mí bẹ́ẹ̀ bí a mistake ń bẹ̀ o but in tó jẹ́ majority tẹ́wàfẹ́rò ní Nigeria bá ìtẹ́sọ́ ní pé àà ẹ̀hẹ́ gẹ́bẹ̀ tẹ́wàfẹ́rò yìí bẹ̀ẹ́ náà ìtú ẹni pé àwọn tó àwọn tó gbẹ́sìn yìí náà pọ̀ jù bẹ́ẹ̀ ni in tó ṣẹlẹ̀ ní ẹ ṣẹ́rí ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ tàwídà tẹ́bọ wọ́n mójútó kí n ṣe kékeré tán bá fura pé igi kan wà igi yìí àwọn ti ń péjọ wọ́n ti ń péjọ jù sábẹ́ igi kí ló dé kí náà wà bẹ́ wọ́n ní igi yìí àfáà kan wà tó jókòó síbẹ̀ dó àfáà ti kú o àmáfà ń jókòó síbẹ̀ ẹ̀ẹ́ àwọn èèyàn ti wá fẹ́ mọ́ péjọ síbẹ̀ wọ́n wùgì ni wọ́n wùgì wọ́n kan wá dá títì kọjá ń bẹ̀ ẹ̀ẹ́ because gbà kó bí àwọn King Saud kan tó take over Saudi gbà yẹn sàárè ìyá nẹ́bí bẹ̀m̀bẹ̀ sàárè kínágbé sàárè àwọn èèyàn pọ̀ gan ní ibẹ̀ sàárè àwọn sàábí ànẹ́bí ó pọ̀ káàkiri sàárè ànẹ́bí fún ọ̀rẹ́ sallallahu alaihi wasallam ní Madina àwọn èèyàn ṣe bọ́m̀bẹ̀ bámu ní táwọn yẹn bá lọ sí hajj wọ́n lọ Mẹ́kà ní ó lọ sí hajj ní o ìjọsìn lọ sí o ibi sàárè ní lọ wọ́n lọ ni ah, subhanallah ẹ wá sí hajj ẹ̀tùwọ́n sí sàárè ah, subhanallah àwọn ìdí ń kọ́ àwọn kọ́kọ́ kọ́ àwọn ọlọ́pàá bá mú síbi sàárè náà wọ́n kọ́kọ́ fi fẹ́ǹsì bí mẹ́ta sọ̀ráǹdì sàárè ẹ̀ wọ́n wá kọ́ àwọn ọlọ́pàá bá mú síbẹ̀ wọ́n tó bá tó bẹ̀ kó lọ síbẹ̀ kó lọ fẹ́ lọ tó bá ti dé bẹ̀ intanika sí níbi sàárè ànẹ́bí tó bá lọ òun nìkan ló ṣe tó bá lè ṣe jù bẹ́ẹ̀ lọ yóò bọ́ọ̀dù ẹ̀jáde kọ́ nínú masjid so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfáà tí wọ́n ọlọ́tọ́ àwọn àfáà tí wọ́n fẹ́ràn àwọn èèyàn àwọn àfáà tí wọ́n ń sáwọn àfáà alátẹnujẹ tẹ́gàfẹ́ jẹun lẹ́nu àwọn èèyàn lásán kí ọlọ́wọ́ fún sí wọ́n ládọ́wọ́ púpọ̀ mẹ́ ọlọ́wọ́ fi àwọn àfáàtàn gbádùn sí ọlọ́wọ́ fi sí dáadáa fún wọn mẹ́ tán fà ìbá rí pé kìníkan wà ń bí kẹta àwọn èèyàn sì ń lọ bí àwọn àpáta kan àpáta yìí ibẹ̀ ni ànábì kìníkan ti kọjá gbogbo bẹ́ẹ̀ wọ́n dínà máa wèèyàn ni gbogbo àwọn sàárẹ̀ ta ti kọ́lé lórí tẹ́lẹ̀ wọ́n wó gbogbo lé ẹ̀kọ́ gbìm ẹwọ́ gbẹ̀dánù ẹkàn sí lásán ẹkàn fi ẹ̀pẹ̀ sí ẹkàn lé búrókùta kankan fún ọ̀gẹ́ sàárẹ̀ ni ó ti tán wọ́n pé ká wá sọ di pé ibi tàti wá lọ́mọ sáfẹ́fẹ́ yẹyẹ so kí ní yóò jẹ́ káwọn kí pọ̀nà tó rẹ́sẹ̀ bọ́ sí mẹ́ àwọn tẹ́fẹ́sẹ̀ bọ́ ń pọ̀ mẹ́nà àwọn súfí náà wà mẹ́nà kódà àwọn ṣíyà wà mẹ́ but wọ́n ò rí bí sẹ́bọ̀ yìí látara bẹ́ẹ̀ ó jẹ́ kálàfíà rí ìjọba kódà tẹ́bá rí ẹ̀tọ́ pé ó fárúgbọ̀n pọ́nbélé níbẹ̀ yẹn tí ó tẹ́rí pé eléyìí bí gáì lélé náà bí bígbọ̀ lélé náà gbogbo kílẹ̀ ọgbọ̀ yìí rízì tún ní pé nínú àwọn ìwé tán lò ní skúù àwọn mọ̀kọ́rọ̀rùn wọn tàwídì wà mẹ́ tàwídì wà mẹ́ òòlé òòlé gbogbo nǹkan ló lífẹ́ dọ́jọ́ òòlé jọ́ ti tàwídì so kí ní nǹkan ó wá kí ah, Saudi ah wo mo fẹ́ lọ́wọ́ mo fẹ́ lọ́wọ́ ni ní ìsinmi ayé ìlú tí wá báyìí a fẹ́ sákò mẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ah, mo fẹ́ sákò Nàìjíríà basic need tàdẹ̀ ní kò méjì lọ tẹbáníkẹ wà ọmọ ànábì adam nǹkan tá ní ojú méjì lọ àkọ́kọ́ al'amnu ìfọkànbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì o ni agrisgo agrisgo o ni bukata ìjẹ́ mú ṣẹ́rí méjèèjì tó bá ti wà fulfilled nǹkan yókù yẹrẹ ni kódà gbogbo nǹkan yókù inú ẹ̀ ló kó sí ìfọkànbalẹ̀ ni hey ta ló tún kọjá ta ló tún oh àrùn ah, jẹjẹ fi báyà bí so ta bá fulfill méjèèjì yìí ta bá fulfill tawhid yìí ta gbọ́n ta bẹ̀rẹ̀ sí gbẹ́sẹ̀ lọ́wọ́ báyìí ta believe pé Ọlọ́run nìkan ni kò sẹ́ni kankan tó lè tún sí Ọlọ́run nìkan ni gbogbo àkíní nǹkan wo Ọlọ́run àmọ́dọ̀ láti máa fi ṣàánú yẹn gẹ́gẹ́ la Nabi sallallahu alaihi wasallam wa haqqul ibadi ala Allah alla yu'adhiba man la yushriku bihi shay'an ṣẹ́rin tí ó ní pé ọlọ́run ní fìyà jẹ ẹni tí kò bá tó bá kú tí òkú lórí ẹbọ kò ní lẹ́tọ̀ sí kó sì gbérí nínú ìyà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá láwọn ẹ̀ṣẹ̀ míì èyàn kí fojú di ẹ̀ṣẹ̀ ó tọ́lọ́n bá ló fẹ́ fìyà jẹ fọ́jọ́ kan tó mi tọ́jọ́ kan ọjọ́ kan lásán ìfẹ́ ìṣẹ̀dẹ̀dẹ̀ bí 50,000 years lọ́dọ̀ ọlọ́ọ̀bá 50,000 years imagine so kí ma lọ ma fojú dí àwọn ẹ̀ṣẹ̀ pé ẹn ṣe bí ti ma kú lórí ẹbọ ṣe bí Ọlọ́run pàákàdà kó ní àbí tó bá jẹ́ ya 50,000 years <laughs> ìwọ̀gán kódà iná 10 minutes níbi olè mọ́rẹ̀ 10 minutes góòtù kú tán bá sọ táyà sí ọlọ́rẹ̀ báyìí tán dà pẹ̀tù òsì tẹ́kà sọ́dẹ́ sí ọ olè rú 10 minutes tó ti kọ́kọ́ jókà tó mọ̀ sákà kiri náà tó kù gádàgádá ìwọ̀n 10 minutes ní ó wáyé 10 minutes nínú 50,000 years ní ẹ̀lókùn ó sì kú 50,000 years kíníkà kíníkà hours kíníkà kíníkà minute imagine so yẹ kí fi yọ́lọ́ ọba ṣe rí o kí ẹmọ́ fi àgbàgbà sí yọ́lọ́ ọba o ṣùgbẹ́dàkẹjá mójútó ọ̀rọ̀ tawhid àti ọ̀rọ̀ ẹbọ yìí ká gan bóò ni ò sí ní kọ́kọ́ sínú ẹgbẹ̀ wa náà tàbá tí wọ́n rí bí mójútó àwọn kan yóò ibi yóò mọ̀ easy fún wa láti sá fún ṣàmbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni tí ó هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته